الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم ìpín kẹta níbi àwọn ìpín tí tawhid tí ó pín sí ní tẹ̀síwájú lọ lórí àlàyé Sheikh Abdulaziz bin Abdullah bin Baz rahimahullahu ta'ala onílé ìta tí ń ṣe àlàyé bọ̀wà tí wọ́n ṣàlàyé pé oní tawhidul asma'i wa sifat àdẹ̀tí káyà suratul a'raf aya 180 walillahi al-asma'ul husna fad'uhu biha àdẹ̀jẹ́ kó yíra wáyé pé nínú àwọn kan tí a ma fi ń pè ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí a ma fi ń so yẹn lè sọ pé ọlọ́run wọ́lá pé ìwọ ni abúrahman wá ṣàánú mi ọlọ́run wọ́lá pé ìwọ ni algofur wá foríjì mi yẹn lè sọ bẹ́ àmúrúkọ ọlọ́ọ̀bá yóò pọ̀ gan tàà lè fi tọrọ lọ́wọ́ ọlọ́run ọba ilé yóò jẹ káàrọ̀ ọ̀rọ̀ kú níbi ká mọ́ sọ pé ọlọ́run wọ́lá nábì àbí wọ́lá àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ti ẹ̀tún lọ́lá kẹkẹgẹ so aláwọn nǹkan tí a lè máa fi tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ń pa ọláṣẹ yìí o ọlọ́ọ̀bọ̀ wa ẹ́và pàwà láṣẹ pé ẹ tọrọ pẹ̀lú ọlá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́gàzà nẹ́bí lọ́lá kàábà lọ́lá bẹ́ẹ̀ni àmàláíkà lọ́lá àmọ́ ọlọ́run pàwà láṣẹ ká ma fi ọlá wọn ká ma fi tọrọ nǹkan lọ́dọ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá submit fún ọlọ́ọ̀bá tànẹ́bí sallallahu alaihi wasallam yóò dúó ní òdíwọn bí tọ́lọ̀bá bá fi wá sí ní kò ní kọjá àlà tó ti báyìí àbí lànẹ́bí sọ pé halakal mutanatti'un àwọn aláṣejù wọ́n ti sófò àwọn aláṣejù ní kí ẹm tún mọ́ kọjá ọlọ́run ti fún wa ní tàmàlù ìwó tún kọjá ń tẹ́ ó dá tọ́wọ́n olóòkọlọ́ọ̀bá tàwọn obìnrin ọlọ́ọ̀bá ò bá tó ìyẹn lè lu àwọn iṣẹ́ ibi tán wá dúró sí níjọ́ náà lọ́hun òjò wá ká wọn mọ́ ó wá ṣí àpáta kan lù wọ́n débi pé wọn ò rí jáde ń bẹ̀ mọ́ àdífi wa ní Sahih Bukhari àdífi ẹgbó gan akọ́ summarize ni ìkan nínú wọn oníkálùkù á bẹ̀rẹ̀ sí ní máa tọrọ pẹ̀lú àwọn iṣẹ́ olóore tó ti ṣe tó ṣe nítorí ọlọ́ọ̀bá nìkan ni o ìkan nínú wọn ní ọlọ́wọ́lá kí mo sì nǹkan báyìí mo ṣe nítorí ọlọ́ọ̀bá nìkan ọlọ́ọ̀bá làwákùnrin mi tàwà yìí kí ní ẹ̀ṣí díẹ̀ ìkejì náà tọrọ pẹ̀lú nǹkan iṣẹ́ olóore kan tó ti ṣe rí ìkẹta náà tọrọ pẹ̀lú iṣẹ́ Ọlọ́run pé mo ṣe nǹkan báyìí nítorí Ọlọ́run bá jẹ́ kí nǹkan báyìí ṣe Ọlọ́run bá dẹ̀ làwọn kó mẹ́ kí ló gùta tó ń wá mẹ́ gbogbo àwọn salawati táǹkì òun kí nítorí Ọlọ́run bá tó bá wà nínú wàhálà ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ó nídì láti mọ́ ní kí ọlọ́run wọlá nàbí wọlá kìíní kan ọlọ́run pàwọ́lá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí ó jẹ ojú ọ̀nà tí ó mọ́ ń lìdì lọ sí ibi ẹbọ because tó bá padà yá ó padà máa pe ànábì gangan fúnra rẹ̀ sallallahu so um, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a ka aya tó wà nínú suratu 23 sí 24 tọ́lọ̀bá ti ń sọ àwọn orúkọ rẹ̀ kan ọlọ́run pé ara ní al-malikul

nítorí annabi ń kọ wà ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ìtorí láti gba ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam anybody tó bá sọ fún wa pé ọlọ́ọ̀bá ń jẹ́ kìní kà báyìí tó bá ti lè fún wa ní dẹ̀ mọ́ ń pọ̀ níbi àwọn islamic music táwọn yẹn mọ́ ń gbọ́ wọ́n mọ́ ń kọ́ àwọn kìní ẹ̀ síbẹ̀ gan ibi tó dẹ̀ ti mú àwọn kìíní náà ọ̀dọ̀ àwọn Christian ni àwọn Christian náà máa ń sin ọlọ́ọ̀bá pẹ̀lú àìmọ̀kan àìmọ̀kan wọn yẹ́ àmọ́kó wọn sí àwọn nǹkan tó pọ̀ gan mùsùlùmí làwà àwẹ̀ kìí sí aláwà pẹ̀lú àìmọ̀kan in tọ́lọ̀ bá bá ti wítà náà ti wí ni àwọn onímọ̀ kí ọlọ́ọ̀bá ni ọba alágbádá ná ọba aláwọ̀ tẹ́lẹ̀ ẹnu ìjálára rẹ̀ bí kíníkà masalasi àti bẹ́ẹ̀ lọ bá nínú àwọn orúkọ àtàwọn ìròyìn tó máa fi ń ròyìn ọlọ́ọ̀bá àwọn ni pé subhanallahi amma yasifun amma yasifuhu bihi al-mushrikun al-mulhidun mímọ̀ ọlọ́ọ̀bá kò níbi àwọn nǹkan tẹ́fí ròyìn ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ò mọ̀ àwọn kìíní yẹn in tọ́lọ̀bá bá ti fi ròyìn ara rẹ̀ ni bàbá ní pé àgbìdọ̀ gẹ́gẹ́ bí ọmọ àtẹ́zìlá táwọn ní orúkọ yẹn nìkan làwọ́ gbà kò sí túnmọ̀ nínú orúkọ yẹn ẹ̀hẹ̀ ìsọkúsọ ni yẹn faláwùl asmáwùl husna wàláhù ma'aniha huwa dhul rahma dhul ilmi dhul qudra dhul izza dhul hilmi ọlọ́ọ̀bá òun lọba ó because of rahman ni ó ní because al'alimu ni ó ní al-qudra because al-qadiru ni ó ní gbígbẹ̀ngbẹ̀ because al-aziz lọ́lọ́ọ̀bá ọlọ́ ni al-hilmu because al-halimu ni ọlọ́ọ̀bá tó ní ni lẹ́bìrí pé ẹmọ ọgbọ̀n kan ní pé wallahi ọlọ́ọ̀bá ní sùúrù gan ó lẹ́lẹ́mí tó ṣe pé ń tán ṣe ó tó kọlọ́ọ̀bá kó pa ogbò arẹ́lẹ̀ wọ́n ni wal ilahu ma'anahu annahu eh, ilahul khalq wa ma'buduhum ta bá ní pé ọlọ́ọ̀bá al'ilahu lọ́lọ́ọ̀bá allahu ni ìtumọ̀ rẹ̀ ni wípé òun ni ọlọ́ọ̀bá tó ṣe pé òun ló ẹka àwọn ẹrú ká máa jọ́sìn fún òun lè tó lẹ́tọ̀ sí ìjọsìn látọ̀dọ̀ ẹrú ó gbọ́dọ̀ jọ́sìn fún ẹlòmídẹ́ yàlá wal azizu ma'anahu ìtumọ̀ ọlọ́ba ti ṣe kíni ó ti borí everything so ìtumọ̀ ìpẹ̀ ọlọ́ọ̀bá o al ni kò sí anything tó lè borí Allah subhanahu wa ta'ala ar-rahim ó ní alladhi lahu rahmatul wasi'ah ó ní ọba tó ní àánú tó fẹ̀ àánú tó gbọngbẹ́ tó kárí lé tó kárí okun ọlọ́ọ̀bá tó ní aburahman na fi ń pè ní aburahman wọ́n na fi so al-hakim ìtumọ̀ al-hakim ni alladhi lahu al ọlọ́bà tó ṣe pé òun ló ní hikmẹ̀ ọba ọ̀jọ̀gbọ́n ni kò sí tọ́lọ̀bà ó ṣe láyé yìí tí ìbá ń ṣe wípé pẹ̀lú hikmẹ̀ ni in tẹbá ti rí tó ṣẹlẹ̀ ẹmọ́ òbìbá kí ní ẹwà useless kò sí tó wà useless kò sí tí ò ní wúlò ọlọ́bà ọ̀dá kankan tí ìbá ṣe pé ó ní wúlò ó yá mọ̀ wúlò rẹ̀ ni sọ pé mi mọ̀ because ọlọ́bà ọba tó ní hikmẹ̀ ni la yaf'alu shay'an abathan wala sudan ọlọ́bà kì ṣe kankan for nothing kókàn sí lásán àkókàn sí bí eré abadan ọlọ́bẹ̀ kí n ṣe bẹ́ bal kullu shay'in an hikmatin laysa abathan gbogbo tọ́lọ̀ bá bá ṣe pẹ̀lú hikmani ló jẹ́ pé a ní ọmọya ká mọ́ ronú pé sí ẹkà rùbí akàn wáyé lásán akàn wá lásán ó dẹ̀ tún dágbé ó lówó ṣe gbogbo ẹ̀ ó sì kú ó sì ti tánánu abadan ẹ̀yẹ kí ronú báyẹ̀ wà àwọn kèfèrí náà ronú bẹ̀ sọ nínú Kùránì a wò pé akàwáyé náà ni tàbá ti wá ká jẹun ká mú yàkùlónà ẹ́ kàmọ́ yàkùlónà al'am àwọn kan jẹun bí ìgbà tẹ́ngẹ kó bá ń jẹun àwọn mọ̀ pé ó ní purpose kan ó ní hikma kan fi dára sáyé ya ẹ̀yọ́ ma ya òun náà ìbádà òun ni fọ́lọ́ọ̀bá ká ná ọjọ́ wa gbogbo tábálẹ̀ ná sójú ọlọ́ọ̀bá ẹjá náà ká ná síkó wa nítorí ọlọ́ọ̀bá yìí ká mọ̀ pé àwọn ń yẹn àwọn nǹkan mìta ń lé níta yẹn kódà in tó fi ń lé ní wípé ó gbùdọ̀ mọ́ lé pẹ̀lú intention wípé mo fẹ́ tún lò síbi ayé ọlọ́ọ̀bá ni ọmọ tó bí ó gbùdọ̀ bí pẹ̀lú pé ah, ọmọ yìí o mo fẹ́ kó wúlò fẹ́sìn ni kì í ṣe pé nítorí wàláhì ó yẹ kí ẹ pé àkíyèsí sí ibẹ̀yẹn because a lè mú káwọn gbogbo akàwọn gbogbo ọmọ ta ní ẹ ọlọ́ọ̀bá sọ fún inú ni fitna ni àwọn ọmọ yìí àtàwọn intẹ́ni àwọn ọmọ táwa ní dúkìá ta ní tún wọ́n dùn pé owó rẹ̀ a mílíọ̀ní àmì ní báyìí wàláhì àdánwò ní fitna ni ọlọ́n fi ṣàdánwò fún in tí ó gbẹ́lúmi wọ ní yamal kiyama ló ti bí kalẹ̀ in tí ó gbẹ́lúmi fi ah kì sí ti because tẹ́ bá fulfill àwọn right lórí àwọn yẹn in tí ẹ̀rẹ́ gbọdọ̀ fi ní àwọn kìíní agbóhun tí yẹn bá ní tó fi ní jẹ̀bi ní yamal kiyama ní pé kíyàn náwà sójú ọ̀nà ọlọ́wọ́ bá ọmọ àbí kíyàn gbọ́ kíyàn ma fi ṣe tìjárùn tìjárọ̀ ní pé kó lè bà fún mi ní feedback gbà feedback ní pé tọ̀ ọmọ ayé tó bá ti wá dàgbà kò sí tó kàn mí o iṣẹ́ àrámù ló ṣe ní o musa ti dàgbà báyìí ogudọ̀mọ́ kó wálé sincerely ìkà ogudọ̀ return return gbọdọ̀ wá mo mẹ́yẹ mo ná lórí ẹ̀ kìníkà kìníkà ìgbà wo gbogbo ló fi jẹ́pọ̀ àwọn ọmọ ní ìsinmi àdì àwúyàwó obìnrin wádà wọn tó pé wọ́n bá jásùn ní tó gbọ́n fẹ́ because in tẹ́ ti ń gbọ́ tẹ́ ti ń tẹ̀mọ́ létí láti kékeré ni pé ah gbogbo owó ta nẹ́lẹ́ olórí ah wo agbùdọ̀ jẹrẹrẹ o èrè ẹni wípé gbùdọ̀ fún àrítọ́n o bá mọ́ wúlò fẹ́sìn aláwọ̀bá wallahi hadha bala'un azimun ilé àbúrú tó lágbára ní láàmọ́nà fún akọ́ kára wọn gbogbo wa wọ bí i ló bá di pàtí kékeré láàrín ti mẹ́ pé ọmọ góòlù mi láyé ni wípé mo gbùdọ̀ lówó because àwọn òbí jẹ́ ìyàlé mi lórí wọ́n dẹ̀ náwó lé mi lórí so mo gbùdọ̀ sanjọ́ fún wọn in bá mọ́ wúlò fẹ́sìn aláwọ̀bá o in kò bá jẹ́ na haram ní o láàfin mẹ́rẹ̀tọ̀ láàrin haram àti halal ìmọ̀ ní ìsinmi kò sí tán pé ní haram mọ́ báyìí sáàtì lówó ni ní tàn gbọ́lò jojúmọ́ ni àbí ọlọ́ba kó níbi eléyìí so agbùdọ̀mọ̀ kọ́ lọ́ọ̀bá dáwà nítorí ìjọsìn wàláhì tàbátì mọ̀ kí ọlọ́ọ̀bá alhakimu ni ọba ọ̀jọ̀gbọ́n ni kìí ṣe nǹkankan tí ò bá ní hikman bẹ́ a ṣe pé ẹ̀hẹ́ ìwíwátà wásáyé o hikman bẹ̀m̀bẹ̀ hikman ni pé ká fún ọlọ́ọ̀bá káṣẹ́sìn ọlọ́ọ̀bá káàdì lọ bá ọlọ́ọ̀bá ní bíbá tó dá wà hakadha huwa al-alim ọlọ́ọ̀bá lọba tó nímọ̀ alladhi ya'lamu kulla shay'in wa la yakhfa alayhi shay'un ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan kò sí nǹkankan tó pamọ́ fọ́lọ́ọ̀bá nǹkankan bá yóò pamọ́ fọ́lọ́ọ̀bá ila ghayri dhalika min hadhihi al-aqsam ila ghayri dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 99 lóòtọ́ hadith ń bẹ pé inna lillahi tis'an wa tis'ina isman man ahsaha dakhala al dájúdájú Ọlọ́run bá ní 99 names èyàn tó bá há 99 names yẹn tó dẹ̀ mọ̀túnmọ̀ rẹ̀ tó dẹ̀ lò Ọlọ́run ni ó wà jẹ́nà bọ̀ kò mí pé ó pín sí 99 bùkọ́sọ́ ní dùwà kata tó mọ́ ṣe gan ipé Allahumma inni as'aluka bi kulli ismin huwa lak sammaita bihi nafsak aw anzaltahu fi kitabik aw 'allamtahu ahadan min khalqik aw aw ista'tharta bihi fi 'ilmi al-ghaybi indak Ọlọ́run mú ń bí ọ pẹ̀lú gbogbo ọkọ̀ tó ṣe pé wọ́n lónìí anẹ́bí ò ní wọ́lá anẹ́bí Ibrahim ọlọ́ọ̀lá orúkọ yìí mo fi ń bẹ̀ ọ ó pẹ̀rọ ààrẹ níbẹ̀ nínú Kùránì ni ó kọ́yàn kan nínú àwọn ẹrú rẹ ni ó àbó fi pamọ́ sínú ìmọ̀ kọ̀kọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ ní pé Ọlọ́run tún láwọn orúkọ kan táà tún mọ̀ àtàwọn òyìn kan tọ́lọ́wọ̀ sọ ni tó bá di yamal kiyama anẹ́bí ó ṣe agal alṣọ́lọ́wọ́ bàbáyé tó bá ti wà ní mawkif ní mahshar ní gbogbo wàhálà ayé tán lè yóò ti wa wala yóò ti tán in tó kù ní pé kọlọ̀nsá mẹ́jì àwọnẹ́ anẹ́bí wà lọ bí ọlọ́ọ̀bá anẹ́bí ni ọlọ́wà ọkọmi láwọ owó kọ tí fi bẹ́ ìtumẹ̀ ní pàwọn orúkọ kan tó ń so ìtumẹ̀ ní pé àwọn orúkọ yìí nǹkan èyí tàbá ti mọ̀ nínú rẹ̀ ká mọ̀ bèèrè ni túnmọ̀ ọkọ̀ ọlọ́ọ̀bá yìí kó wá ronú nípa ìtumọ̀ rẹ̀ ẹ̀ẹ́ kíní yóò máa lékún ìnígbàgbọ́ wa nínú ọlọ́ọ̀bá yóò máa lékún ìmáni wa yóò dẹ̀ máa lékún òdodo ìsí ọlọ́ọ̀bá lódodo wa àti ànábì sallallahu alaihi wasallam bàbá ní pé hadhihi aqsamu tawhid ath-thalatha ilé ni àwọn aqsamu tawhid mẹ́ta tí a máa ń sọ tawhid rububiyya tawhid uluhiyya àti tawhid asma'i wa sifat ilé yóò àbí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣíríkì kí náà tún pè ní àṣíríkì gan kàmù gẹ́gẹ́ bí topic ká tún ṣàlàyé fún àwọn ọjọ́ díẹ̀ kalibà rí àwọn kíní ìgbóyí dáadáa an bí Allah ni ẹ kó jẹ́ ká kú lórí nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run Ọba kó má jẹ́ ká kú lórí ẹbọ kọ́lọ́ má jẹ́ kú lórí àwọn kufuriyat nifaq bídà àwọn ẹ̀ṣẹ̀ tó lè wasallam wọnú jannatu al-firdaus هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستجفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته